Oh. Uh... الحمد لله الحمد لله الذي تعبدنا بأنواع من العبادات وأحل لنا الطيبات على لسان رسوله صلى الله عليه وسلم على نعمه علينا ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا لجميع خلقه بل للأولين والآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمتنا إن الله سبحانه وتعالى أحل لنا الطيبات وحرم علينا الخبائث وبين لنا أنواعا من الخبائث في سورة المائدة وعلى لسان رسوله صلى الله عليه وسلم ومما حرم الله سبحانه وتعالى علينا من الخبائث الميتة ولذلك أشكل أمر الميتة على صحابة رسول الله صلى الله عليه وسلم في كون الجنين في بطن أمه لم يذكى لم يذكى وكيف أن أكله أهو ميت فيتركونه أو حلال فيأكلونه لذلك جاء من حديث أحد عشر نفسا من أصحاب رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم قال ذكاة الجنين ذكاة أمي أقول فرما باتو سوان مسلمي أن ترى لكي كرات جريفان النبي صلى الله عليه وسلم أن ترى مراتب ما جاك يفمقوا الله بني سالكون كان النبي وبني سالكون لاري أتيا ورأتين صحابة ري kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ní jọgbẹ̀ alkiyama ẹ̀yọ́ ma níwẹ̀sìn mo tún fi àsìkò ìrám létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́bí o sẹ́rẹ̀ náà létí ìbẹ̀rù rẹ̀ a nítakùnlọ ẹjẹ́ akọnu Ọlọ́run láàrin àti àwa àti ìyá rẹ̀ a ń bí Allah subhanahu wa ta'ala pẹ̀lú àdáníkàsí rẹ̀ àtèmi àtẹ̀yìn ọlọ́mọ́sá àjíkálẹ̀ ìbẹ̀rù rẹ̀ níbẹ̀rù tí ó sì wá láǹfààní lé àtìnálì kìyàmà wà ní ọdún bí kàmìn hushurin nifak a sì ń bí ọkọ̀ sọ́wa níbi ìbẹ̀rù ti manafiki yóò lórí ṣubuhati ti bá ń bẹ lórí àdàbáhì wàlùhùn almustaurada min kharji biladil muslimin tó bá jẹ́ ìlú àwọn kèfèrí haram walaysu min ahlil kitab kí ń dájọ́ rẹ̀ au zaba'ahu kafirun fi ayi baladin minal buldan kí ń dájọ́ rẹ̀ tó bá yẹ pé kìtàbí yìí alátọ̀rí kọtí àṣìríyà kí tó bá jẹ́ pé alùkìtàbì olópa ṣùgbọ́n ọ̀nà tó gbà pa aláwẹ̀rẹ̀ tọ̀ríkọ́ ti ṣẹ̀rẹ̀yà ni kí è ṣe lójú ọ̀nà tọ́lọ̀ ní káfà pàpà nǹkan kí ń dájọ́ rẹ̀ asàlàyé bákanáà èyí tó jẹ́ wípé ọ̀dọ̀ àwọn alùkìtàbì ló ti wá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàn àti ìrùjú ní bẹ́m̀bẹ̀ ṣùgbọ́n tó pọ̀jù nínú ìrùjú yìí ọ bọ́ bí pé wọn pa sọ pé nǹkan sáájú ká tó máa jẹ́ asàlàyé bóò láàṣe ṣe ìkó ọ̀rọ̀ méjèèjì papọ̀ lórí al-yawma uhilla lakumut tayyibat wa ta'amul ladina utul kitaba hillun lakum wa ta'amukum hillun lahum asàlàyé lẹ́yìnà bákanáà ara àwọn nǹkan tó wá sẹ́kù tàn bá lọ díẹ̀díẹ̀ ó ní ọ̀rọ̀ mẹ́ta Allah subhanahu wa ta'ala ó ṣe léèwọ̀ fún ràkúnmí ni o nínú àwọn nǹkan tó jẹ́ wípé Allah subhanahu wa ta'ala ó ṣe jíjẹ wọn fún a ní àlàálì lẹ́yìn bàtà bá pa wọ́n tán ọwá kú fún rẹ̀ a gbọ́dọ̀ dìbẹ̀ ṣùgbọ́n ìkẹkẹwà mẹ́ tàà gbọ́dọ̀ mọ́ sálàyé mas'ala muhimma àwọn ọba ń sọ wípé alwaladu ma dáma fi batni ummihi fahuwa janinun lishtinanihi an ayunin nas wal istitarihi ọmọ tí ń bẹ̀nrí awọ ya rẹ̀ awọ ọkùnrin ó ti bò a marun ka ti ń bẹ̀mẹ̀ ṣùgbọ́n nabi sallallahu alaihi wasallam alọ́tọ̀lá rán sí sallallahu alaihi wasallam nínú hadith tí àwọn àfáà bá wa gbà wá lọ́dọ̀ àwọn tí wọ́n rí annabi sallallahu alaihi wasallam hadithu èèyàn mọ̀kànlá lọ́gbà wá nínú àwọn sọ̀hábà radiyallahu ta'ala anhum ajma'in ẹni àkọ́kọ́ o ni Abu Sa'id al-Khudri bákanáà Jabir ibn Abdullahi o náà gba hadithu wa Abu Hurairah oná àgbà hadith ìwá radiyallahu ta'ala nàrdọ́ abúlábìn Mas'ud oná àgbà hadith ìwá radiyallahu ta'ala nàrdọ́ Abdullah ibn Umar oná àgbà hadith ìwá radiyallahu ta'ala nàrdọ́ Abdullah ibn Abbas radiyallahu ta'ala anhu wardahuma oná àgbà hadith Abu Ayyub al-Ansari oná àgbà hadith Abu Umamata al-Baili oná àgbà hadith Abu Darda ona gba hadithi wa káàbù ibn malik ona gba hadithi wa ẹni tó sì kokala ni ali ibn abi talib radiyallahu ta'ala anhum ajma'in anábi sallallahu alaihi wasallama ni zakatul janini zakatu ummihi ọlẹ̀ tí bá nbe nínú ẹran tẹ́ bá ti pa ìyá rẹ̀ zakatu aljanini zakatu ummihi pípatẹ́ ẹbá pàyà rẹ̀ lójú ọ̀nà tọ́lọ́nìkẹ ìgbà pa ẹran òun náà ni yọ́ sọ ọmọ yẹn náà di àlàálì láti jẹ fún yín ẹ lẹ́tọ̀ kẹ tó sẹ́sẹ̀ pé ẹ fẹ́ tún ọmọ yẹn dú ṣe mánà hadith ni ọ̀rọ̀ yìí méjì ló kú sí akẹ́nu yẹ̀sàlúnà rasúlọ́lọ́ عن كيفية ذبح الجنين أو يسألونه عن أكل الجنين ṣe in tí a ń bí àrùn sàfàm lérè ní wípé táa bá bá ọlẹ̀ nínú ẹran bóò láàṣẹ pa ó ní ń bí ànẹ́bì ni àbí táa bá bá ọlẹ̀ nínú ẹran ṣe halali ní fún wa pẹ̀lú ìpàyà rẹ̀ àbí ìṣe halali ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní wọ́n bí ànẹ́bì sallallahu alaihi wasallama wípé ọlẹ̀ tá bá bá nú ẹran ṣé a jẹ àbá ní jẹ anábì sallallahu alaihi wasallam ń sọ fún wípé ẹ jẹ kí lẹ̀ wà lórí eléyìí jaa min riwayati abi dawud radiyallahu ta'ala narda al-annaqata afan nánú nẹ́mìhàrù annáqata wa nadba'u libaqarata wa shata fanajidu fi batniha janinan afa nulqihi am na akuluhu iri annabi a ma ń pa ẹran gbàmí ìgbàmí àágùn ràkúnmí àábà ọlẹ̀nú rẹ̀ nígbàtà bá a pa màálù àábà ọ̀lẹ̀nú rẹ̀ nígbàtà bá ń kún ìgbà a pa ewúrẹ́ àbá ọlẹ̀nú rẹ̀ nígbàtí a bá ń kún afanulqi ọlẹ̀ tá ń rí ṣe ká lẹ̀ẹ́dánù ni amna akúlùhù àbíká jẹ́ oúnṣẹ́lọ́wà ni ìkùlúhù ìṣíkìtùn tó bá hùn yìí tẹ́ẹ̀lẹ̀ torí pípa tẹ́ ẹpa ìyá rẹ̀ yẹn ó ti sọ náà di halal awambo àwọn onímímọ̀ lórí hadithi láti ọ̀dọ̀ àwọn sọ̀hábà wa ẹni tó yapa wípé kò rí bẹ́ẹ̀ àbáwọn sì gbọ́ kọ̀ fẹ́ẹ̀ sí nínú àwọn sọ̀hábà kọ́dà o náà sì ní ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àgbàlagbà tàbí'in gẹ́bí àfáwà Sufyan al-Thawri ó náà ni ọ̀rọ̀ imamu wa abdullahi ibn mubarak rahimahullah ó náà ni ọ̀rọ̀ imamu shafi'i rahimahullah ó náà ni ọ̀rọ̀ imamu malik ó ní tafsilu nude rahimahullah ó náà ni ọ̀rọ̀ àfáwà ishaq ibn rahawai rahimahullah lẹ́yìn imamu wa àgbà abu hanifa ó làwọn lọ síbi wípé a ní jẹ́ sáà ní jẹ́ rárá náà ń sọ àbí ò náà lálàyé inú àmọ́mẹ́ zakatul janini zakatu ummihi ìtumọ̀ hadithu gangan ó tún pín sí méjì lọ́dọ̀ àwọn àfá èwo sì ni ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ jùlọ méjèèjì tí wọ́n bá ń wọ́ èdè Lárúbáwá tí wọ́n bá ní zakatu janini zakatu ummihi a ní marufu'ani èyí zakatu àkọ́kọ́ zakatu ẹ̀kejì náà kátúfò náà ni dọ́mà níbẹ̀rẹ̀ a ní alaliptida'i walkhobar wípé ilmubtada àti khobaru ni wọn eléyìí a ma fi yóò bá dáwà padà díẹ̀díẹ̀ tá a bá ti sọ báhùn ìtumọ̀ rẹ̀ ní wípé zakatu lè jẹ ní ní bá ti pa ìyá ẹran ọlẹ̀ tẹ́ bá bá nù rẹ̀ ipá tẹ́ pàyà rẹ̀ ọlẹ̀ yẹn ti di àlàálì fún yín kò ní di ìsìnáfù tàbíkíyàtí mùsẹ̀kíyàtí ṣẹ̀ríyàtí jẹ̀dídà kẹtùsẹ̀ tó ọmọ ndú ẹ̀ ní di ẹ̀mà tẹbá fẹ́ jẹ́ ẹ̀mà jẹ́ ọmọ lọ ọ̀rọ̀ kanu ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé tí ọmọ ń bá ti mú nínú tó ọmọ ndú wọ́n ní kí ní ìdẹ̀ ìṣọ́bẹ̀ wọ́n ní torí pé bá wọ́n ṣe wọ́n hadith ní wípé zakatu li janini zakata ummihi ọlẹ́ẹ̀rán tẹ́ bá bá nù ya rẹ̀ dúdú tẹ́ dú ya rẹ̀ kò tí ìṣọ́ ń di àlàálì o ẹ́ṣẹ̀ṣẹ̀ fún náà dúni wọ́n ní torí wípé lárúbáwá máa sọ wípé lisanu li waziri lisanu ah, wa tó bá ti pa wá Ah, olórí ìlú president náà lọ́pọ̀ wáhùn kúrọba ma ń sọ bẹ́ ṣùgbọ́n sí bẹ́ẹ̀ lórí bí hadithu àwọn mímà tí wọ́n jẹ́ bí 95% wọ́n ní bẹ́ẹ̀ kọ́ lórí nítorí wípé ẹ̀rí tó pinlẹ̀ wá Ànábì sallallahu alaihi wasallam nǹkankan bẹ tí rùn nínú ọ̀rọ̀ yẹn tó ẹ̀ká mú jáde juz'un min ajza'iha wa 'udwun min a'dha'iha kayadiha wa kadhiliha ọ̀nà min a bẹnu iha, tí ó ti bí kọta sí oríkẹ́ kanú ara ẹran bi, ẹsẹ̀ rẹ̀ bí ìrù rẹ̀ bí etí rẹ̀ bẹ́ẹ̀ sì ní tàbá ti edú ẹran ìjá àbùkà tẹ́sì kásẹ̀sẹ̀ tó etí rẹ̀ jù nígbàbá bẹ́ẹ̀ jẹ́ sáàbùkátà kàrẹ́sẹ̀ tún ìrù rẹ̀ dù bismillah la ìwà díẹ̀ ọ̀kan nínú oríkì ara rẹ̀ ó ní ọlẹ̀ tí ń bẹ́nu rẹ̀ a jẹ́ pé dúdú tí wọ́n bá ti dù ó ti sọ ọlẹ̀ yẹn di àlàálì in terms of something ni o ohun tí ń sọ àwọn tí wọ́n sọ fún hadithi ẹgbàwámi wá wípé zakatul janini fi zakati ummihi ó ń se ọlọ́n ni dúdú tẹ́ ẹ̀bàlẹ̀ ẹ̀sẹ̀sẹ̀fẹ̀ máa dú ọlẹ̀ tẹ́ bá bá nú ẹran ìyá rẹ̀ ti gbé nínú ẹgbàwámi zakatul janini bí zakati ummihi ìṣọ́ ọlẹ̀ tí gbẹ́nú ẹran di àlálì ìgbàtẹ́ ti ẹdú ìyá rẹ̀ ó ti di kíni ó ti di halali àwambọ̀ ọwá sẹ́sẹ̀ kú àwọn masáìl tí ń bẹ̀lá bí ọ̀rẹ̀ àkọ́kọ́ imamu wàgbà abu hanifa rahimahullahu ta'ala wọ́n ní kí lọ́fà tí ẹ̀yin fi sọ wípé ọlẹ̀ kámẹ́jẹ́ wọ́n ní in tó jẹ́ káwọn ọ̀sọ bẹ́ẹ̀ ìhtìjájù ni pẹ̀lú qawlillahi Allah subhanahu wa ta'ala ó ní ẹ gbọdọ jẹ òkú mbete in tí wọ́n bá ti pa tó kú fúnrara rẹ̀ tí wọ́n bá sì dú ìyẹ ẹran rẹ̀ bá ikú sínú rẹ̀ dúdú tí wọ́n dú ìyá ló wọ́n dú ọmọ bí wọ́n ní ohun dú ọmọ fine halali àkọ́kọ́ náà tí ànábì bá ti sọ̀rọ̀ kalẹ̀ kò sí ọ̀rọ̀ tí ó gborí ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n ìmáàmù náà sọ́ndọ́ náà lọ́un apákan àwọn àfáà ní méjì ni máa ń pín sí ìmá kí wọ́n mọ̀ rí àdífì yẹn ní táàmù tí wọ́n ń sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì kí wọ́n má gbọ́yé fi ètò ọ̀rọ̀ ti ìlera táa bá fi wò kí ni ìwádìí fi rinlẹ̀ lórí ọ̀rọ̀ ọlẹ̀ tí bá ń bẹnu ẹran ọlẹ̀ tí bá ń bẹnu ẹran àlàáfíà tó lè wà fún kò lè pọ̀ lidhalika ashara al-allama ẹran táàrí lára ọlẹ̀ tí ń bẹnu ẹran kìí ṣe ẹran tí ẹnu gan fẹ́ jẹrú ẹ̀ púpọ̀ nam nítorí kíni lìtìkọ́ ní dẹ́m fi hà nítorí pé ẹ̀jẹ̀ ọ̀sà pamọ́ sára rẹ̀ tó ìbò ìsọfún akọ́tọ́ ti dúyà rẹ̀ dúdú ti gbé òun náà kò ní ìdíkáṣẹ̀ kìí ṣe kíni o káṣẹ̀ tún òun dúmọ́ ṣùgbẹ́ ń bá lè jẹ́ وليس بحرام لقول رسول الله صلى الله عليه وسلم ذكاة الجنين ذكاة أمي سبكي سي أرام تورنتيا النبي صلى الله عليه وسلم صفوا ويقول تيبا تيبا يران تيبا ولنور بيبا تيبا ياري أتسو أمار دي حلال أوامبو النبي صلى الله عليه وسلم دي مواصره kò sí ẹni tó nílà káyìtó a masáìlù tó wá ní bá ṣe pẹ̀lú ọlẹ̀ tí ń bẹnu ẹran olèlé Ànábì sallallahu alaihi wasallam ẹ̀kọ́ àkọ́kọ́ tí ń sọ fún wa tí ń sàlàyé fún wa nínú hadith ni wípé tí ó bá pa ìyá ẹran wa kharaja minha báadà dábùhì òmìnira lẹ́yìn bàtí wọ́n bá pa ẹran tán tó bá lọ ní ọlẹ̀ nú wọ́n ti pa ẹran tán afọ́n kharaja mayitan ọlẹ̀ jáde wọ́n dú ẹran ẹran abo ní tàfikà gbọ́ ìgẹ̀rẹ̀ wọ́n dú ẹran abo bí ṣe wá ń jẹ̀rora gbígbì tí ó gbé ọmọ bá jáde ọmọ tó jáde nǹkan àkọ́kọ́ tá wò ní pé ṣé lẹ́yìn bàtà adúyà rẹ̀ tán a rí pé lẹ́yìn bàtà adúyà rẹ̀ tán ni a jẹ́ pé lè jẹ̀ ní di halali ẹlẹ́ẹ̀kejì a bá ẹ̀rìn pípàtà àpá fọwàjẹ́dìnà fi bọ́pìnìyà jẹ̀nìyàn méjìtàn àwa bá ọlẹ̀ nínú ẹran lẹ́yìnbàtà àti pátán àbá ọlẹ̀ nú rẹ̀ ó wá yíwa wípé pípàtà àpá òun lọ ilẹ̀ náà ló fi kú zakatu li jẹ̀nìyàn zakatu ummihi pípàtà àpáyà rẹ̀ ó ti sọ mọ́ halali àwambọ̀ halali ta wí lákọ̀ọ́kọ́ wípé yí ń gbin ìlọmọ ìjáde òun sì ti kú pẹ̀lú púpátápá ó ti di ọmọ ndí halali àbábọ́ mọ́nú rẹ̀ látàtàpátán pẹ̀lú bó ṣe kápa ẹran ọmọ ti di halali ìdákánà tammal khaliqi nabita sha'ari pẹ̀lú méjèmú mí ìtúwà tí ẹ ọmọ ń bá ti dípò tó náà ti di ẹran òun ni àwambọ̀ irú ẹran yìí tí wọ́n bá dùyà rẹ̀ bí wọ́n sì dù ọwọ́ agbẹ̀ ọmọ ìwá jáde hayatan ọmọ náà tó wá padà dùn àbò mìíra àbò yírù lẹ́yìn ìgbà tí rẹ̀ ológbin ṣùgbọ́n ọmọ yìí ọ́sẹ̀mì tàà rí pọ́sẹ̀mì báyìí tí mi báyìí lẹ́yìn pé ah, ẹ̀ kí náà lòkú ọmọ ọkàn wé sí náà ní kòkò wà sásùn kí la wá fẹ́sẹ̀ báyìí zakatuli jẹ níní níbẹ̀yẹ lẹ́ìsátí bí zakati ummihi kèése pípa kápa ọmọ rẹ̀ náà ká jẹ́ àásẹ̀sẹ̀ tún ọmọ ń pa ni nítorí pé pípa tí wọ́n pàyà rẹ̀ kò kú tó wá jẹ́ pé pípa tí wọ́n pàyà rẹ̀ ọba kú tí ẹ̀dà rẹ̀ sì ti pé tó ti hurun halali ní jíjẹ rẹ̀ ṣùgbọ́n wọ́n pé òun jáde padà ni ojú kanú kèètí ìdí ẹran tán kèèdí ẹ̀dà tán kọ́dà kò è nírúnlá irú eléyìí a lè dú nítorí pé kèètí ìdí nǹkan tásì kí ni o tí a jẹ dámù ní tí sẹ́sẹ̀ ń chẹ́njì bọ́ díẹ̀ díẹ̀ débi tó sẹ́kí ni o tó chẹ́njì dé elé o lè hànyàn lè mà tó wá jáde gan tó ti pé lẹ́dà ó tún wá pé lẹ́dà yìí ó tún wá padà mí Imamu Abu Hanifa wọ́n ní kò sí aburú ń pa jíjẹ rẹ̀ ṣùgbọ́n ká kọ́kọ́ tó dú padà wọ́n gbé jẹ́ fi sọ bẹ́ẹ̀ wọ́n ní ilẹ̀ anna Abdullah ibn Umar radiyallahu tanardọ́ Abdullah tó wá padà sẹ̀mí padà ah pípa pa tó bá sẹ̀mí padà ẹ̀dù ṣùgbọ́n tó wípé ń bà tẹ́ pàyà rẹ̀ òun ló kú ẹ̀sì pàyà rẹ̀ tán anábì ti sọ fún wa ń tóòtọ́ wípé halali ni halali ni fún wa tí è ṣe pọ́ bùkátà sí pé káàsẹ̀ tójú nídú tẹ̀sìn ṣùgbọ́n ìdìbàhúhù torí kíni lè ìkọ́rọ́jì máa tàbá kọ́ fíhì mínà dẹ̀m in tó bá lè kù lára tí ẹ̀ nánú ẹ̀jẹ̀ tó lè fẹ́ payínlá kò lè ráyè jáde ṣùgbọ́n kèé ṣe dúdú ti ìsọ́ di àlàálì ó ti di àlàálì ọ̀rẹ́dì dúdú kíni o ìtún ẹran rẹ̀ ṣe kún ṣíṣe oníyọ́mọ̀ wá jẹ́ báhùn eléyìí ó ní ọ̀rọ̀ àwọn mímọ̀ lórí àlàmárì àwamọ̀ ẹran tàbá ọ̀lẹ̀nú rẹ̀ ọlẹ̀ igangan ta ni ajẹ́ yìí méjìlá níbi pèsè àníbí ní ìṣí ìtùn ẹni tó bá kúrira tàbí kò fẹ́ lè jẹ́ kò ìsà burú kọ́sàmọ́ pè ní àrọ́mù ṣùgbọ́n bá lè jẹ́ kò ìsà burú náà ṣùgbọ́n àwọn àdájọ́ tí ó so ma kó tó lè jẹ́rì ọ̀dà bahimatul alhaddada Allah subhanahu wa ta'ala laha sinan mu'ayyanatan tuqayyadu bi qaydin aw bi shartin sí àwọn ẹ̀rìn sí wọ́n ní èjì kan pàtó tó jẹ́ pẹ̀lọ́ sọ̀tàálá ó gbé èjì yẹn kalẹ̀ fún wa wípé tẹ́ràn ọ̀bá tí ìwọ èjì báyìí ẹ gbọ́dọ̀ pàjẹ́ o na'am àbọ̀ Allah subhanahu wa ta'ala إذا كان القصد في ذبي البهيمة الأكلة كاكبكا في أفاء جنة أفاء في أفاء جاء akàfẹ́ pẹ̀rẹ jẹ́ bá ni kò sí ibi kankan tọ́lọ̀ ti fún án gbàdéke déédé tẹ́nàyìn ọjẹ́ kakọ̀kọ̀ mọ̀ lọ́wọ́ in tó fẹ́ kí àmọ́sí aláìnà ọlẹ́ ó tí èèyàn bá ní ẹran tó wá bùkátà sáàbá ló bùkátà gbogbo tó wà lábẹ́ rẹ̀ ti pọ̀ báhùn ẹran tó wá ní kọ̀fẹ́ pàyà rẹ̀ wọ́n sì bùkátà sí kí wọ́n jẹran ẹran yóò wá ju ẹran oṣù kan lọ tí èyàn lè dújẹ halali ni kápé èyàn fẹ́ jẹran ìbá àmọ́ ju ọ̀sẹ̀ mẹ́ta lọ kọ́dàkọ̀ mọ́ ju ọ̀sẹ̀ méjì lọ kọ́dàkọ̀ jẹ́rùn òjò lẹ́mbà lè jẹ́ kò sí aburúnú rẹ̀ kí ni ẹ̀rí wa anábi sallallahu alaihi wasallam ayyamul khandak nígbàtí wọ́n wà ní ogun khandak salawatu rabbi wasalamu alaihi wọ́n ti wà ń bẹ́ jọ́kẹ̀mí jọ́kẹjì jọ́kẹta wọ́n jẹun sáà lè pè lóúnjẹ wọ́n sì ń gbẹ́kòtò kọ́tọ̀ ọmọ bá ráyé wọ ìlú ma wọn lọ́wọ́ ní a bá kan òkúta kan wọ́n fọwọ́ orí fọ́ wọ́n wù orí wú anábi sallallahu alaihi wa ni ẹ̀fílẹ̀ fún mi wa hadha al-hadith akhrajahu min Bukhari wa Muslim sahihihima min hadith Jabir ibn Abdullah radiyallahu ta'ala anhu ardahuma nínú àríkì Jabir ni Imam Bukhari àti Muslim gbà wá fi sahihihima wa ghayruhuma min alil hadith rahimallahu al-jami' Jabir wa ni ọlọ́ni ọya ẹbìlà ẹbà mú mẹ́wàl wọ́n bá bá ní sàásìlám mọ́ àáké anábì wá gbówó kí ìjọ náà ọfẹ́ sáà pàtàkùn asọwá káókè nìkan rẹ̀ fa'ida batnuhu ma'asubun bi hajjarin min shiddatil ju wọ́n wá rí pé ànàbì so òkúta mọ́kàn bóòrùn ẹsẹ ma ń se òkúta tó bá tutù wọ́n gbèlénú wọ́n yìí asọ máa wọ́n wà so nígbàtí ebi bá dójú ẹ̀ kí ìnira ebi yẹn wọ́n lè fílì kankan díẹ̀ díẹ̀ jẹmọ́ sọ́dọ̀ fún wọn jẹmọ́ sódénú wọn ní ah wá rí òkúta wọn bọ́mìsí agbọ́nà ìpadà ọwá ń wòjó sàfàmù an ati albayt anabi so le yọ̀nda fún mi kí n lọ lé wéré e mati tún bẹ́m̀bẹ̀ wọn gbọ́dọ̀ kúọ̀m bí anabi bá wà àfi kí wọ́n gbá yọ̀nda ó ń se ọlọ́n ní kọsáburúmẹ̀ ọba lọlé nígbàtí ó délé ó ní fàkúntù lè mọ́rọ̀ àti mọ́ wá ń sọ fún ìyàwó mi wípé ra'aytu bin nabiyyi sallallahu alaihi wasallam shay'an ma kana ala dhalika sabrun wallahi in tí mo rí pẹ̀lú annabi lónìí ẹnìkan ò lè ṣe sùúrù lórí irú ẹ̀ láì wọ́nà àbáyọ fún annabi àfẹ́ tí ò tẹ̀lá nàbí tó tọ́ inú òun bàjẹ́ ara mi ò pé àà nínú ẹgbà wá mi inni ra'aytu Rasulullah sallallahu o mórí nínú ànẹ́bì ojú ànẹ́bì náà tó wá gbébóde ebi ti pa ànẹ́bì débi pé ó hàn lójú ẹ̀ tí ò rẹ̀ ṣe ń tẹ́yìn ọmọ pẹ́sọmọ́ ìyàwó rẹ̀ wá ní kílà fẹ́ ṣe ó ní hali ma indi illa anakun wa sha'ir ó ní anakun ní bẹ́m̀bẹ̀ ní bẹ́lé àti ekuru àgbàdo táà ti lọ́lé ọba ni bá ń ṣe lóúnjẹ ó sì ọba jábìrì bá sáyẹ̀ lọ́bàá sàlám onílẹ̀ ànábì mo fẹ́ kọ́ tẹ̀lé mi wà rọ́jùlùn aw rajulani àti wà àtọkùnrin kan àbẹ́yàn méjì jábìrì nísàlẹ̀ ọkàn ń gangan nígbà tán àmọ́rún nǹkan tán gbé kalẹ̀ ohun òpinlẹ̀ fẹ́ kánàbí ọ̀tẹ̀lú kẹ́ni kọ́ tẹ̀lá nàbí ju ànàbí lọ́nà tẹ̀lé lọ lórí sọ pé ànàbí ah, bọ́yá mú ṣètò kékeré kan lé bọ́ọ̀bà fẹ́ dání olè mẹ́nìkan lọ tàbí ah. ó ní ànàbí bá ní ẹ̀yìn jẹmọ́ akóríre o jábìrù ní kankan bẹ̀lẹ̀ ohun o táà lè fi panú o ah! jábìrù bá sáré rí ọlọ́bá ìyàwó rẹ̀ padà wípé in tí mo mọ̀ sọ ah, ní à sọ ọ̀sọ fà nàbí pè ni ah! ìyàwó rẹ̀ ní burú ó yí ọlọ́run tọ́rán nàbí tí yàwó yẹ sọ̀nù obìnrin rí ni wọ́n ma ń pè ní Suhaila bintu Mu'awwid al-Ansariyya radiyallahu ta'ala anha ardaha ó ní ìyàwó Jabir ibn Abdullah arúsà sallam ọba kó gbọ́ àwọn tí a ń bẹ pẹ̀lú ẹ̀ minal muhajirin wala ansar wa man ma'ahum àti muhajirun ni ó àti ansori ni ó ẹ má sọ ọbẹ̀ ń kalẹ̀ lórí iná mọ́kàn Bukata sí obin ka tó bá tún mọ̀ búrẹ́dì ìṣe kó kún ìyàwó rẹ̀ ibi tẹ́ ti ń bu dẹ̀kíkùn ẹmọ́kù mẹ́o ẹ̀sàmàbù ẹmọ́ daorí àdí ẹ̀sàmàbù bẹ́ẹ̀ ṣe ń bu kí wọ́n máa ṣe búrẹ́dì lọ tí wọ́n wọ́n sáà ti búrẹ́dì lọ búrẹ́dì ọ̀tàn wọ́n sáà ti búrẹ́dì lọ kí ló kọrí ọfà wọ́n sáà ní ọmọ ọya ẹmà tọ́bẹ̀ fáwọn wọ́n sì yóò ó ní wàláyì wọ́n yóò rí bí pé máa lú ànítọ̀ám wọ́n padà fóúnjẹ ẹlẹ́kan ìní ọ̀dá mélòó wá ní ìjọ́nà ó ní àwọn lé ní ẹgbẹ̀rún kan nígbàtí wọ́n wá ń sọ ànáàfù ibi tàwà ń bọ̀rẹ̀ ànáàfù ní èdè lárúbáwá ó ní àlèúnsá min àwòládìlì máàzì máa lám yẹ̀tí òun ní ẹran tó jẹ́ aboran látọ̀dọ̀ ewúrẹ́ abo ewúrẹ́ kéèké tí ò tí ìpọ̀dún kan tó wọ́n jẹ́ pé ní ẹ̀sìn wáyìí haramu ní kéyàn ọjẹ́rú rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam kò ní bá wọn jẹ́ ẹ̀rí kejì ma jaa min hadithi alladhi akhadahu Bukhari wa Muslim sahihima min hadithi Abi Hurairah radhiyallahu anhu hadithi Abi Hurairah kejì Ànábì sallallahu tí è jáde ni kí ló lé ànàbí jáde lé kí ló mú jáde ebi gbogbo eléyìí ọwọ́ ìbẹ̀rẹ̀ tẹ̀rẹ̀dẹ́ Mẹdínà ní o ebi ní agbára táìmù tí yẹ jáde ní inú ríwáyà kan ó pàdé Abubakar bá wá pàdé rẹ̀ táìmù tí yẹ jáde ní àbíbí ní Abubakar kí ló mú jáde irú táìmì ó ní ànàbí sallallahu alaihi jáde ní táìmì ọkàn mísà ní kí n wá wúọ̀ torí pé ara ní mi ebi ń pa mí mo wọ́n wúọ̀ pé ah, bóyá tí bá ti ẹ̀rí ọ kébí tíṣà ń pàmí kọmọ́ pàwọ́ bọ́bá ti ẹ̀rí bẹ́ kí máa fi ìrìnkẹ́ gbé kúrò lára rẹ̀ kí ìṣẹ̀wà sálámà sí ọ nínú ríwáyà mi Abubakar àti Umar o ní àpàdé ara wọn tán ní àwọn akọrin àṣàṣàlám tánà bí ibi àmì lẹ́jì lẹ́rẹ̀ pé ah, ah kí ló mú ìjáde tánà ìtàwò ìsábà jáde báyìí àmìjì ìsọfún àṣàṣàlám pé wallahi ibi tó ó ní agbára àbí wà ní àmìjìlá pamọ́ ó ní ẹjá lọlé àbúlé haithami ibùnù tayyihan au tayyihan ojú méjìlá ní tààfilé pé al'ansori radiyallahu ta'ala nàrdọ́ àbúlé haithami èèyàn dáadáa ni àgbẹni tó kó rẹ̀ sí kùnbẹ́ ó sì ní ẹran tọ́pọ̀ ní ẹ̀sẹ̀ wádọ́rọ̀ ìjọ́nà lọ́wọ́ wọn ọba oko rẹ̀ ní alọ́ wọ́n wá ń wó ìyàwó rẹ̀ lọ́ọ̀kan oúnjẹ́lọ́wọ́ wá ní àìmẹ́ sọ ìbùkì ọkọ rẹ̀ ń kọ́ à ó ní záàbàlì yẹ̀stá àdìbàlánàlìmá à ọwá omi tí èsè omi tọ́lọ́ lẹ́nu ìlọ́bà ni se yọ lọ́ọ̀kẹ́ tó rí inú ẹ̀dùn kòròbá tó gbé ó omi sáà ń tẹ́ sílá wọ́n sáré gbómi jùlẹ̀ wọ́n sáré kí sàmì sàlám inú ẹ̀ndùn wọ́n ní ah, sí olè ànàbí ànàbí ni èbì ah, ló lé àwọn jáde wọ́n sáré jókòó ó gbé támùrù fún wọn jẹ́ pọ̀sásùn ó ní ànàbí ah, àwọn ẹran ìlókò tèmi ń pa ẹran fún ọ bó ṣe wá fẹ́ mú kanú ẹran ànàbí wá ní mọ́ ma ìṣesí rẹ̀ o àtàpẹ́lẹ́ tó ń pọn wá lé látẹ́dìbà hannah dáta darí gbogbo ẹran tó bá ti dàgbà

ẹran kéńkéré ìlọ́wà pa fún ìtẹ̀yẹ́gùn pọ̀ in fẹ́ mú bẹ̀ ní wípé kagbọ́yé shari'an Allah ta'ala àwọn ẹran olóse ní àlàálì fún wa bí ẹran bá bí makalẹ̀ tí rẹ̀ kú alẹ́tọ́ àti pa lọ in ẹran tó àwọn nkẹ́kẹ́ ní ọfà lẹ́yìn ilé ya hadiyu gbẹmọ́fẹ́lọ fọ́lọ̀ lẹ́rin sọ́rọ̀ ní Mẹ́kà àbí ilé ya àwọn ilé ní a ní ọdún lórí tó bá ti yàtọ̀ sí yùn mọ́fẹ́ pẹ̀rẹjẹ mọ́fẹ́ sẹ̀rẹ̀kà kò ní ọdún kan gbèdéke àti bùkátà oní òmùwapá ìdán gbogbo tó bá ti ní bá ṣe pẹ̀lú ọlẹ̀ tí ń bẹnu ẹran tó e sì jẹ́ pé lẹ́yìn gbàtà àpàyà rẹ̀ tán ó ní ọjáde lókùn halali ni jíjẹ rẹ̀ bọ́bá jẹ́ pé ní ìyàrin láti bá lẹ́yìn gbàtà àpàyà rẹ̀ tán halali ni tó bá bóòdé lẹ́yìn gbàtà àpàyà rẹ̀ tó tó wá sẹ́mì àásẹ̀sẹ̀ tún òun pa kó tó di halali ẹn tí ó bá lè jẹ yóò fílẹ̀ ẹn bá lè jẹ halali ni àwọn tí a ní adú nínú àwọn mímọ̀ àwọn náà láti fi ṣe تطيب نطيب بها بذكاتها لحومها لا تلبا توفي ديانا يطدى قدداسي أني إذن إليه سميت والورط ويلة ودو النبي صلى الله عليه وسلم ديان من الرحمن آتما تسواجون جمجو إن كان في العمر بقي الحمد لله الحمد لله الذي خلق الخلق لعبادته وتوعته أحمده وأجلله وأشكر على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا الله شهادة من يرجو رحمته في عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية رب العالمين لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إن الله سبحانه وتعالى حرم علينا الخبائث وأحل لنا الطيبات وبين هذه الأشياء لنا على لسان رسوله صلى الله عليه وسلم ومن ذلك أن الله سبحانه وتعالى حرم علينا الميتة وقد تلا علينا رسول الله صلى الله عليه وسلم قول الله تعالى حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقودة الآية ومن ذلك أن أصحاب رسول الله صلى الله عليه وسلم أشكل عليهم أمر الجنين وأتوا رسول الله صلى الله عليه وسلم يسألونه عن حكم أكله لا عن كيفية ذبعه لذلك جاء من حديث أبي سيد الخدري رضي الله تعالى عنه وأرضاه أن رسول الله صلى الله عليه وسلم تجوب مع أصحابه بقوله لما سألوه يا رسول الله إن نحن ننحر الناقة ونذبه البقرة والشاة فنجد في بطنها جنينا أفنلقيه أم نأكله فقال رسول الله صلى الله عليه وسلم زكاة الجنين زكاة أمه أي زكاة الجنين الجنين لا يحتاج إلى تذكية مستقلة شرعية بعد تذكية أمه وإنما يكفيكم في تذكيته تذكية أمه فذكاة أمه تبيحه لكم وتبيح لحمه لكم وبهذا تجاوب رسول الله صلى الله عليه وسلم مع أصحابه أمة الإسلام واعلموا أن على العلم من لدن صحابة رسول الله صلى الله عليه وسلم ما اختلفوا في هذا الحكم والذي روي عن عبد الله بن عمر رضي الله تعالى أن أرضاه وإنما هو يريد إخراج ما تبقى من الدم في جوف الجنين لذلك كان يأمر بذبه الجنين لإخراج هذا الدم لا لعجل التذكية الشرعية أمة الإسلام حقا إن اللحوم الأجنة ليست محمودة من ناحية الطب ولكن ما هذا ما قاله رسول الله صلى الله عليه وسلم جعله حلالا ليس بحرام لذلك تجاوب معهم رسول الله صلى الله عليه وسلم بقوله كلوه إن شئتم وعلق أكله بمشيئتهم فمن شاء يأكله ومن شاء تركه لكن رسول الله صلى الله عليه وسلم بين لنا الحكم الإلهي في هذا الجنين بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام إن الله سبحانه وتعالى ما حدد لنا سنا معينة فيما نأكله من بهيمة الأنعام إلا ما كان من شان الأذحية والأذحية هدي أما ما غير هذه الأشياء ما حدد الله سبحانه وتعالى لنا سنا لذلك أكل رسول الله صلى الله عليه وسلم أناقا عند جابر أيام الخندق وكذلك أكل أبو بكر مع رسول الله صلى الله عليه وسلم وعمر كذلك في زيارتهم جميعا إلى حديقة أبي الهيثم ابن التيئان رضي الله تعالى أن أرضاه الأنصاري وقد أكل رسول الله صلى الله عليه وسلم عنده عناقا أو جديا والعناق أنثى من أولاد المعزي ما لم يتم له سنة أما الجدي وهو الذكر من أولاد المعزي ما لم يتم له سنة فلما أكرر صلى الله عليه وسلم هذا هذا يبين لنا أن الله سبحانه وتعالى ما حدد لنا فيما نأكله أو ما نذبوه لغرض الأكل من بهيمة الأنعام سنا معينة وأن ذكاة الجنين ذكاة أمه لما ورد من حديث أبي داود رضي الله رحمه الله رحمة واسعة بلفظ زكاة الجنين في زكاة أمه وفي لفظ زكاة الجنين بزكاة أمه نسأل الله الذي لا إله إلا هو أن يوفق الجميع لما يحب ويرضى وأن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمى المسلمين اللهم ربنا عز سوى المسلمين اللهم ربنا عز سوى المسلمين ودمر عاداك داء الدين اللهم ربنا انتكم لبارك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائل أوطان يا أرحم الراحمين اللهم ربنا واحد صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا ردنا إليك ردا جميلا اللهم ربنا أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا الدنيا ومن عذاب الآخرة أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلق بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائل في مقولة الصحية الثابتة من نسي الصلاة علي خطئ طريق لجنة اللهم ربنا صل وسلم وبارك على نبينا صلى الله عليه وسلم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصعبه وسلم تسليما كثيرا فيكم حي على الصلاة حي على الفلاح نحو قد قامت الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله لا إله إلا الله استووا استووا واعتدلوا سد الخلل ساووا بالمناكب استووا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 لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبا ومنهم من ينتظر وما بدلوا تبديلاً ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا وأنزل الذين ظاهروهم من أهل الكتاب من صياصيهم وقذف وقذف في قلوبهم الرعب فريقا تقتلون وتأسرون فريقا وأورثكم أرضهم وديارهم وأموالهم وأرضا لم تطئوها وكان الله على كل شيء قديرا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر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 يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إنا أرسلناك شاهدا إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وتوكل على الله وكفى بالله وكيلا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله